The Lord is so precious to you. He has his own mind to you. Then sing that song of thanksgiving to him now. Nítorí náà Exalt him. Ẹgbẹ́ ìgbà. Magnify him. Praise his holy name. Ẹyin orúkọ mímọ́ rẹ̀. Sing it loud and clear to him. Ẹ̀kọ́ iná sókè sí i. Appreciate his goodness. Ẹ mọ rírì oore rẹ̀. Telling that he is good. Ẹ sọ fún ti Ọlọ́run dára. Telling that he is wonderful. Ẹ sọ fún Ọlọ́run tó jẹ́ ìyanu. When I think of the good goodness of Jesus and all He has done for me, my very good God, Hallelujah. Praise God for my very soul. Hosanna, If you love your husband, if you love your wife, if you love your children, if you love your marriage, if you love your home. Then pray this prayer with holy anger and with all seriousness. Can you say this loud and clear? Every evil conspiracy. Against my home. If you know that that prayer is going to work perfectly and simply for you. I want you to shout it more than anyone around you. Ṣé orí tí ó lọ sókè Every evil conspiracy. Gbogbo Against my home. Tó ṣàkó ìdílé mi. Káàtà! Kúkẹ́! In the name of Jesus. name we pray. Orúkọ Jésù ni a gbàdúrà. Lord, I'm praying this morning. Olúwa mo gba àdúrà ní òwúrọ̀ yìí. That everyone hearing the sound of my voice. Pé olúkúlùkù ènìyàn tó ń gbọ́ èrò ohùn mi. The agenda of Satan for your destiny. Èso Sátánì fún àyànmọ́ yín. Is cancelled in the name of Jesus. Aṣọ ní orúkọ Jésù. The power that has vowed. Àwọn agbára náà tó ti pinnu rẹ̀. That you will not enjoy your home. Ṣé o gbádùn ìgbéyàwó rẹ? I command them to be openly disgraced in the name of Jesus. Mo pàṣẹ kọ́sẹ̀tì ní gbangba ní orúkọ Jésù. For everyone that is standing here today. Fún olúkúlùkù ènìyàn tó dúró ní bíbá lónìí. You are from a family. Ẹ̀wá láti ìdílé kan. You are a product of a marriage. Ẹ̀jẹ̀ yẹn látàrí ìgbéyàwó kan. Therefore, I speak into your life. Nítorí náà ni mo ṣe sọ ọ̀rọ̀ sínú ayé yìí. That the bondage. Wípé ìṣègùn náà. The trap. Ìṣègùn náà. Of the enemy. Tí ọ̀tá. To scatter your family. Láti lè dá mọ̀lẹ́bí yírú. To disorganize your home. Láti lè fi ilé yíká. I cancel them in the name of Jesus. Every evil prophecy that has been pronounced against your home. I cancel them now in the name of Jesus. Every husband. Every wife. All children hearing the sound of my voice. Gbogbo àwọn ọmọ tó gbọ́ ìrohùn mi. Hear the word of the Lord. Whether the enemy likes it or not. You shall fulfill your destiny in the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus mighty name we pray. Please have your seat. Ẹ Very briefly, we are looking at what I call the tragedy of marriage troubler. The tragedy of marriage troubler in the book of Proverbs chapter 11. Nínú ìwé Proverbs 11. Òwe orí kọkànlá rẹ̀. Verse twenty nine. Ẹsẹ̀ A very important and deep scripture. Proverbs eleven chapter twenty nine. He that troubleth his own house. Ẹni tó bá yọ ilé ara rẹ̀ sí ẹnu. Shall inherit the wind. Yóò jogún òfo. And the fool shall be servant to the wise of heart. Aṣèrè yóò máa ṣe ìránṣẹ́ fún ọlọ́gbọ́n àyà. He that troubleth his own house. Ẹni tó bá yọ ilé ara rẹ̀ ní ẹnu. Shall inherit the wind. Yóò jogún òfo. Achan was a man. Achan arákùnrin kan jẹ́. Achan was a leader. Achan adarí ni ó jẹ́. Achan was an was husband my husband. Achan ó di àyà nílé nígbà náà. He by his action put the whole of his family in trouble. Òun nípa ìṣe rẹ̀ ó fi gbogbo mọ̀lẹ́bí rẹ̀ nínú fìtínà. He went and told what was considered to be an abominable material. Oh, oh, and he put every member of his family into serious trouble. They died untimely. Wọ́n He troubled his own house. And every member of his family inherited untimely ẹnì kọ̀ọ̀kan dábàá àgbọ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ ọwọ́ akú ìfẹ́ ìrùtẹ́lẹ̀. I'm praying for every man here. If your amen can be so loud, this prayer is going to work for you. I'm praying for every man here now. That by the mercy of God you will not bring disaster upon your family in the name of Jesus. If you are a man here, let your amen roar like thunder. If you are a man here, let your amen roar like thunder. Can a woman be the one destroying her home family? Obìnrin náà a lè jẹ́wọ́ ara rẹ̀ sílé ara rẹ̀ kábíyì. The answer is capital yes. Ìdáhùn rẹ̀ náà ni According to this scripture. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ ìlú Jezebel was a woman. Jezebel arábìnrin ṣe. Jezebel was a leader. Jezebel àdàrí ló jẹ́. And a wife. Ó sì fi ọkọ̀ nílé. She by herself destroyed her own family. Òun pẹ̀lú ọwọ́ ara rẹ̀ ó sí ilé rẹ̀ dá. She troubled her own family. Ó yọ ilé rẹ̀ lẹ́nu. He became the husband in the house. Òun wá di ọkọ nínú ilé. While Ahab the husband became the wife. Nígbà tí a ti ọkọ rẹ̀ ìyàwó. She perfected divine order. Ó ṣe àyíká ìjà ìtòsí ọlọ́run gbé kalẹ̀. Through the spirit of witchcraft. Látàrí ìṣe ní ẹ̀jẹ̀ rẹ̀. The man is supposed to be the head. Ọkọ tó yẹ jẹ́ orí àgbàjẹ́. But she became the head. Òun wá olórí àgbàjẹ́. Through the power and the spirit of witchcraft. And because of that. Nítorí eléyìí. He brought destruction upon herself. Ó And upon her whole family. I'm praying for all the women here. If your amen can be so loud and clear, this prayer is going to work for you and pray for all the women here. That by the mercy of the Lord, you will not bring destruction upon your home in the name of Jesus. Let all the sisters be a very loud Amen. He that troubleth his own house shall inherit the wind. How can a man or a woman trouble for her own house? Number one, you trouble your house when you reject godly counsel for your home. When you reject godly counsel for your home. The Bible says, where there is no cancer. The people fall. But in the multitude of counselors. There is safety. Proverbs àkóbá. Proverb When you reject godly counsel for your home. You by yourself problem your own house. There was a serious fight between the husband and wife. And they came to meet the man of God. And after talking and talking and talking and talking. It was discovered. That it was the man that was at fault. Ṣé So the man of God told his man. Can you please say sorry to your wife? Jọ̀wọ́ sọ fún yàrá pé má bínú. The man says, no way. Ó ṣe láyé yìí sí bẹ́ẹ̀. Ṣé because where he came from? Ṣé ní tó ń jẹyọ wá? They don't bow, they don't, they don't say sorry to woman. Àwọn òṣìṣẹ́ lílọ, àwọn òṣìṣẹ́ obìnrin ṣe má bínú. That no way. Ṣé òun ò lè ṣe bẹ́ẹ̀? But, but you are the one that is wrong. Bẹ́ẹ̀ wọ́n ló ṣe bí ọ̀rẹ́ yìí kẹ́. They know it not my fault. How can a man or a woman trouble his or her own house? Báwo ni èyí bájọ ọkùnrin tàbí obìnrin yọ ilé ara rẹ̀ lẹ́nu? Number three. Ìkejì. You trouble your own house. Wàá yọ ilé rẹ lẹ́nu. When the word of God did not become the final authority in your home. Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run ti bá jà ṣẹ́ When the word of God did not become the final authority in your home. Nígbà tí ò bá lo ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ The Bible says, Forever, O Lord, thy word is settled in heaven. Psalm 119, verse 89. That word is settled in heaven ọ̀rọ̀ náà kalẹ̀ ní ọ̀run. So you will be the final authority in your home. Ìjọba gbọ́dọ̀ ṣe àṣẹ gbogbo ọ̀nà nínú ilé rẹ̀. The settled word. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó kalẹ̀. Must be the final authority in your home. Ó gbọ́dọ̀ ṣe àṣẹ ìparí nínú ilé rẹ̀. Not the word of your doctor. Kò ṣe ọ̀rọ̀ àwọn oníṣègùn òyìnbó rẹ. Not the word of your lawyer. Kò ṣe ọ̀rọ̀ agbẹjọ́rò rẹ. Not the word of your friend. Kò ṣe ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ. Or the word of your parent. Àbí ọ̀rọ̀ àwọn òbí rẹ. The word of God must become the final authority in your home. Ọ̀rọ̀ náà gbọ́dọ̀ jẹ́ àṣẹ ìkẹyìn níbi ilé rẹ. Any woman that is sick there. Arábìnrin ló fẹ́ bá ń ṣe àìsàn níbi báyìí. In your body. Ní àgọ́ ara. I decree right now. Mo parí àṣẹ báyìí. That that sickness. Down in the name of Jesus. Any man that is sick here in his body. I decree by the power of God. I command that sickness to die now in the name of Jesus. Why? Because the word of God is the final authority. Ó ní àṣẹ tó borí ohun gbogbo. In your home. Nínú ilé rẹ̀. And that word says. Ọ̀rọ̀ náà ti rí pé. You are not supposed to be sick. O gbọ́dọ̀ wà nínú àárẹ̀. You are supposed to be made whole. A gbọ́dọ̀ fún ọ lára dání. The Bible says they brought all those who were sick to Jesus. Ṣé ìjọba wọn kò gba àwọn olókùn sọ Jésù wá? And he healed all of them. Ó sì ṣe jíjà ara fún gbogbo wọn. No one went back home with fever Kò jẹ́ tó padà lọ sílé pẹ̀lú òkúrú rẹ̀ is Build your own house. When the word of God did not become the final authority in your home. How can a person trouble his own home? Number three, you trouble your own house when there is no family fellowship. pour out your anger upon the living that knows thee not. And upon the families that call not on your name. Where there is no family fellowship. The anger of God is released. And by, by that. The house is troubled. How can trouble your own house? Number four. You trouble your own house. When you keep secrets from each other as husband and wife. When you keep secrets from each other. The Bible says. For this cause shall a man leave his father and his mother and shall be joined unto his wife. And the two shall be one flesh. The two shall be one. No division. No secret. When you keep vital secrets from each other. You are not helping the whole you are not helping your marriage. Òòrùn ilé rẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni òòrùn ìgbéyàwó rẹ lọ́wọ́. For such people the bible says they will inherit wind. That is they will come out as failure. Wọn yóò Keeping secret away from each other. I àgbàdo that, you trouble your own house. How can a man or a woman trouble his own house? You trouble your own house when you allow your children to follow the system of the world. The system of the world. The Bible says, Love not the world neither the things that are in the world. If any man love the world, the love of the Father is not in him. 1 John chapter 2 verse 16. When you allow your children to follow the system of the world, you come to church, but your children say that. home. You are looking for trouble wàhálà wá what kind of things do your children watch? irúfẹ́ àgbẹ̀lẹ̀wò àti àwòrán ọmọ rẹ̀ kò níbi ilé. what kind of things do they do on the internet? irúfẹ́ ẹ̀kọ́ wọn máa ń ṣí bàtà máa ń wo ẹ̀rọ ayélujára. not too long. láìpẹ́ jọjọ. the man and the woman dey drag their son for prayer. bàbá òun ìyá sọ wọ́n wọ ọmọ wọn fún àdúrà. they just notice that the boy began to misbehave. wọ́n kí èsì ọmọdé rẹ̀ sí ìwà wù to the prophet for prayer. And as the prayer continues. A particular phrase began to speak from the mouth of the boy. Apparently. The boy went on the inside. Went to a site where they said if you want to become a witch. He said therefore ó ti ẹ sí òun náà lórí ẹ̀rọ náà. And they asked him to retire from pain. Wọ́n ti sọ síbẹ̀ pé bóyá bá ka nǹkan And from that day. Láti ọjọ́ yẹn lọ. He was humiliated. Wọ́n ti mú ẹgbẹ́. Right on the internet. Látàrí tó lọ sí ibìkan ní orí ẹ̀rọ ayélujára rẹ̀. What kind of prejudice did they put on? Irúfẹ́ aṣọ wo ni wọ́n wọ̀? What kind of hair is on their head? Èrò tó jẹ̀ sórí pàápàá báwo ló ti rí? When you allow your children to follow the system of the world, you trouble your own house. Remember Eli. In the Bible, his own children killed him. I'm praying for all parents here. If your amen can be so loud and powerful, this prayer is going to work for you tí ò and pray for all parents here now. that your children will not kill you in the name of Jesus. that amen does not carry power. I said that amen does not carry anointing. Let your amen roll and thunder. do not sin or hurt of children. Who translate their parents. Ṣọ́nà Have you not seen or heard of children? That took their own parents for money ritual. I'm praying again from my heart. That none of your children. We kill you in the name of Jesus. But you have work to do. Don't allow them to follow the system of the world. How can one trouble his or an old house? Number two, You trouble your own house when you allow sin to go unconfessed. When you allow sin to go unconfessed. The bible says confess your sins to one another. And pray for each other. Kẹ̀sì gbàdúrà fún ara yín. James chapter five verse sixteen. Dákọ́bù oríkàrọ̀ ẹsẹ̀ ìkẹyìndínlógún. Sin can destroy anything. Ẹ̀sẹ̀ And can destroy your home. You must not only confess your sins to God. in the book of James chapter 4. A very popular scripture. James chapter 4. James 4 7. Submit yourself therefore to God resist the devil, and he will flee from you. The major key that makes many to trouble his or her own house is inability to resist the devil. Inability to resist the devil. Òun ni bá tó láti number one enemy of good home. The devil is anything called godly marriage. Whether you know it or not. Whether you believe it or not. The devil will throw stones at you. He will throw stones. know it or not. You will throw stones at you. But you don't know how to resist it. Your inability will make you a victim of troubled hope. sí àwọn ilé tàbí ilé tí a yọ I have said this before. Mo ti I'm going to say it again. For you to know that the devil lọ́dún ìgbà dájú lò I will bring my counsel in one day here. And um, three women came in. One was holding the other. The one that was holding this woman was looking very strong. Ẹni tí ó obìnrin tó whether woman was looking very sickly. ikọ́ ọkùnrin ní ara rẹ̀ she could hardly stand. agbára and she had she she had this wrapper on herself. I said what is the problem? so we are just coming from the hospital. so this woman. just just back. And right from that time, the dog noticed that her left breast began to grow. The thing was growing and growing and getting longer and longer. So she removed the wrapper. I have never seen that kind of thing in my life before. Her breast, she, she wrapped it around her breast ọ̀gbun náà ó ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá. the right one is okay. èyí kan tún kò sí ọjọ́ ṣe. but the left one has been fired and received an arrow. ìgbà ìtọ́jú àwọn mọ́ọ̀sì wọ́n ti ká bàbà. immediately she removed her wrapper. ní kété tó sí ìró tó rò yìí. The bread was unwrapped itself. Náà I was almost touching the ground. I said, what is this? So that's the problem. Okay, So So you see, the child that he gave birth to, I'm after a few days, died. Then where is your husband? Said the man has run away. Ah, When he saw that the breath was just growing longer and longer and longer. They searched for him, searched they couldn't find him. The husband that will run away from you in the day of trouble. You will not marry that husband in the name of Jesus. And if you are already married, and you are facing that kind of challenge, I'm praying that the Lord will deliver you in the name of Jesus. The devil will throw stones at you whether you know it or not. Satan will do anything to make sure that he scatters your hope. But the Bible says you can resist Lọ́jọ́ ìgbàgbé o lè kọ ojú ìjà. And when you receive him, he will flee away from you. Ìgbà tí bá kọ ojú ìjà sí yóò sáko. Ignorance about spiritual warfare will give the devil an advantage over us as Christians. Àìmọ̀kan nípa tó kú sí ẹ̀mí yóò mú Sàtánì ní àǹfààní tàbí àyè lórí ọjọ́ ìṣẹ̀ṣẹ́lì. Paul said. Paul ní pé. Let Satan you get an advantage of us. Kí Sàtánì má bàa rẹ̀ jẹ́. For we are not ignorant of his devices. Bẹ́ẹ̀ni àwọn òlè jẹ́ aláìmọ̀kan ìgbà àrékèrèkèrè. To resist the devil means to fight against him. Láti kọ ojú ìdásẹ́ tó ń pọ̀ sí ìwọ àgbà ó bá a jà. To fight against him. Wọ́n náà dúró sí i lójú ìjà sí i. Many of the things that is happening in the home. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ nínú ilé. Sometimes by the time you look at it spiritually. It is not the man. It is not the woman. It is the devil. Èsì ló wà The devil is behind it lọ́sọ̀kùnfà spiritual warfare is a must. Ogun jíjà ní bàjẹ́ yìí. Ọ̀rọ̀ ayọ̀ ni. If you don't want to be a victim of a troubled family. Bí o bá fẹ́ wà nínú àwọn ọ̀dọ́ ẹgbẹ́ mọ̀lẹ́bí wọn, wọ́n jọ ọ́ lẹ́nu. And when we talk about spiritual warfare. Ẹ̀fọ́ àgbà nípa ti ogun nípa ti ẹ̀mí. It involves seven things. Ó ní ṣe pẹ̀lú nǹkan méje. Number one. Àkọ́kọ́. Being born again. Èèyàn gbọ́dọ̀ fi àtúndí. If you are not Bí o bá di àtúndí then you have not started yet. You cannot receive evidence. And it will not flee from you. Number two. Bẹ́ẹ̀ni. Spiritual warfare is talking about living a holy life. Without holy life, You cannot fight the enemy. You cannot resist the devil. So when we talk about spiritual warfare, we are talking about living a holy life. And don't let anybody deceive you that it is impossible to live a holy life in this polluted world. It is possible. Oh, If the Bible says, be holy as your heavenly father is holy. ilé it means you can do it. God will not tell you to do what he knows that you cannot do. so spiritual warfare. fẹ́rẹ̀ living a holy life. number three. This Christian warfare is talking about controlling your thought life. Controlling your thought life. Ó ní ti as a man thinketh in his heart. Ṣé You must be in charge of your thoughts. Your actions are being sponsored by your thoughts. Àwọn èrò rẹ ló sì lẹ́yìn. You must control your thoughts. O gbọ́dọ̀ ṣàkóso ìró ọkàn. Anytime the enemy fires the arrow of evil thoughts into your heart. Ìgbà yóò sọ ọ̀sẹ̀ máa ta ọkọ̀ èròkèrò sínú ọkọ̀ rẹ̀. You must quickly reject it and push it back to the enemy. Ìyàtọ̀ gbọ́dọ̀ sọ́tò sí padà gbọ́dọ̀ sá. Don't dwell on it. Má ti máa ṣe àṣàrò lórí rẹ̀. Don't give it room. Má kò láàyè. When you do that, then you are receiving In the enemy. The Bible says they will flee from. Spiritual warfare involves number four building your faith and using it. You build your faith. And not only that, you begin to use it to get maximum results. The Bible says, build is the victory. That overcomes the world. Even our faith. Àní ìgbàgbọ́ wa. First John five four. You must build your faith. And then you must use it. Build your faith. And then use it. No matter what is happening your home. The challenges in your home. When you use your faith to confront it. It will disappear. If a woman was looking for the fruit of the womb. And all of a sudden. Some the members of the husband came from the village. Àwọn ẹbí ọkọ rẹ̀ bá ti abúlé And they came with a new wife. Bẹ́ẹ̀ni wọ́n mú ìyàwó tuntun wá. And they told you, woman. Wọ́n sọ arábìnrin náà. Now you have to pack up. Báyìí, o gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ You have been in this house. Òṣìṣẹ́ ní ilé yìí. For over ten years. Ọdún mẹ́wàá rẹ̀ rèé. You are unable to produce anything. Bẹ́ẹ̀ o, Fabẹ́ẹ̀ ló dé. And the man was there, he could not talk ọkọ tí wò wọ́n kò lè fọ́wọ́. and the woman said no this is my home. òbí náà sọ pé rárá ilé mi nígbà. I am not going anywhere. this is my home. I am not going anywhere. the family said whether you like it or not we are packing your load out today. àwọn ẹbí ọkọ tó fi fẹ́ òkò á jẹ ìrẹsì alóyìí. as they were talking and arguing. nígbà tí kò rọ̀ ṣe ṣe ṣe ọ̀sán ìjà sí ọ̀sílẹ̀. There was a knock on the door. Behold, was a family doctor. So I have a report here. And by the time they will check the report. The woman was pregnant three months. According to the report. The husband jumped off. The woman jumped off. Then the members of the family that were being pátápátá. Àwọn The man said, okay, we are sorry. So they told the young girl that they brought from the village. Ìyàwó tó bọ́ That's where we have to go back to the village. They went back to the village with grace. Any power that wants to disgrace you shall stay in the name of Jesus. If I were you, I will say a threefold amen to that prayer. Building your faith. Kíkọ́ ìgbàgbọ́ rẹ̀. And using it. Àti títí tí o ti By doing that, you are resisting the devil. Ẹ̀sọ́ ojú ìgbà sí èsì Spiritual warfare. Ogun jíjà nípa ìṣẹ̀lú. Number five. Ogun ìkarùn Also involves knowing who you are. Ó tún ní ṣe pẹ̀lú bí mọ ẹni tí o jẹ́. Knowing who you are. O gbọ́dọ̀ mọ orúkọ ẹni tí o jẹ́. Until you discover yourself. Àyàfi ìgbà tí o bá ṣe àwárí ara rẹ. You cannot resist the devil. O lè kọ ojú ìjà sí èsì. Gideon. Gideon. Was hiding from the enemy. Ó fi ara sí táwọn sábà rí. Gideon. Gideon was hiding in the field. Gideon. Gideon was running away from the enemy. But not until the Lord appeared to him. And said, Thou man of valor. The Lord is with thee. That was when he was able to conquer the enemy. He didn't know. Come on that was a man of valor. And the Bible says where the Lord looked at him. And the Lord said, Go in this thy mouth and conquer the Libyans. Go in this thy heart. Did he know that there was something inside of him? He did not know who was. You must know who you are. You cannot know who you are until you encounter Him. Divine encounter. Will reveal to you who you really are. If you don't know who you are. Then the enemy will tell you who you are not. And by doing that, you will not be able to resist the devil. Remember those demons that spoke to the seven sons of Kiba. Jesus, we know. Paul, we know. But who are you? Who are you? Until you know who you are, you cannot resist the devil. So spiritual warfare involves knowing who you are. Number six, be careful. Spiritual warfare involves understanding your environment. Ògùn dídá ìbàdàn yóò ní ṣe pẹ̀lú títí òye agbègbè tí ó wà. You must understand your environment. O gbọ́dọ̀ lóye agbègbè tó wà. When Moses got to where the bush was burning. Nígbà tí Mose dé ibi tí The Lord said to him. Olúwa sọ Moses. Moses. Where you are. Ibi tí o The holy place. Ilẹ̀ mímọ́ Remove your sandals. You must understand your environment. I ask you today, do you understand your environment? If not, The enemy will dominate you. Ọ̀tá yóò jọba lé olórí. And lastly, spiritual warfare involves praying accurate prayer. Ògùn jíjà nípa tèmi ó ní tèmi ní ọgbà àdúrà. Bring accurate prayer. Àdúrà tí ó yẹ kó o Paul said, I fight. Paul ṣe èyí But not as the one beating the air. You must not just open your mouth and pray. But you must pray accurate prayer. O Where targeted prayer. Àdúrà tó lọ títí ẹgbẹ́ ọlọ́sàn. Your home need prayer. Ilé rẹ nílò kí gbàdúrà fún. Your family needs prayer. Ẹbí rẹ máa nílò àdúrà. Your children need prayer. Àwọn ọmọ rẹ ò gbọdọ̀ ṣáláì àgbàdúrà fún wọn. They are troublers of their own home. I'm praying for every home here today. I want you to say a sevenfold amen as I pray now. That every plan of witchcraft to scatter your home. Every plan of witchcraft to cause your marriage upside down. Láti I scatter them now in the name of Jesus. Bow down your head now. And begin to soak your home. Your home. Your family. Your marriage. Begin to soak them to the blood of Jesus. Soak them to the blood of Jesus. Soak them into divine mercy. Soak them to the pool of favor. continue to cook your family in the blood of Jesus. Cook your family. Your spouse. In the blood of Jesus. In Jesus' mighty name is praying. Ní orúkọ Jésù Kristu la gbàdúrà. As we come to the first uh, question and answer section. Yà ó ti wá sí ìpele àkọ́kọ́ nínú ìbéèrè àti Can I hear you shout hallelujah? Ṣé kí hallelujah? Shout I know my God hallelujah. Ẹ fi Shout, Jesus is the same. Hallelujah. My marriage is lifted. Hallelujah. Beloved, uh, it is the question and answer hour. In our monthly happy home family forum. Ìpele It is a moment here we tell it to Jesus as usual. Níbi báyìí, a máa sọ fún Jésù. Um, and we pray and believe. That you and myself will be blessed. Through it. And that all your stolen marital peace will receive freedom. in the end our lord will be glorified. in jesus name. ní oh we have just some few questions here. but let me encourage you to continue to uh, address your letter or inquiries to our email address. mo gbà wá níyànjú wípé kí a máa fi àwọn àjẹ́lé wa ránṣẹ́ sínú àwọn ẹ̀rọ alátagbà wa. nfm abihome at gmail dot com and uh, if you are writing any if you feel like adding your number telephone number please do add it to it it has helped us tremendously. ẹ lè fi àwọn nọ́mbà alágbèéká wa náà síbẹ̀ eléyìí máa ń ràn wá lọ́wọ́. I can assure you our response rate to all our email inquiry has been over ninety five percent. So you can be sure that anything you send to the email will receive answer. Mo fẹ́ ṣe wa létí wípé ohun gbogbo tí a fi ń ránṣẹ́ sí ẹ̀rọ alátagbà òun ni a máa ń dáhùn. Praise God. Hallelujah. this question. Ìbéèrè yìí. He said when my parents separated from a man. Nígbà tí òbí mi tí wọ́n. When my parents separated in uh, 19. Uh, 1997. I was the one taking care of the house. Èmi We the children struggle to bring uh, them back but it yielded to nothing until 2003. Àwa ọmọ gbìyànjú láti mú wọn papọ̀ padà ṣùgbọ́n bàbá olóṣèlú sí títí di ọdún My dad introduced another woman to us. Nígbà tí wọ́n di ọdún 2003, bàbá mi wá fi ìyàwó mìíràn hàn wá. The children and the uh, um, the children will have no option than to accept her. However, during the wedding preparation, uh, he called me, that is the father, and asked uh, which role I'm going to play. Uh, in the wedding. Of course, the answer was uh, no, no, please. There is none I want to speak part in. The dad now threatened. if either he takes to be a photographer or to be a best man. Bàbá yìí wá sọ wípé o gbọ́dọ̀ ṣe nǹkan kan bóyá kí o ya àwòrán ni tàbí kí o jẹ́ ẹni tó máa dúró tì mí lọ́jọ́ náà. Otherwise, your school fees will be suspended. Tí o kò bá ṣe eléyìí, mi ò ní sanwó iléèwé rẹ mọ́. Um, he says, I did not know what to do and became so worried. Èmi ò tó yẹ kí n ṣe, ó sì kọ́ mi lóminú púpọ̀. About the whole thing. I called my mom on the phone and told everything. Mo ti pe màmá mi lórí ẹ̀rọ alágbèéká rẹ̀, mo sọ ohun gbogbo fún un. I went to meet her and we still spoke about it and she said, no problem, it's your father now. Mo ti lọ bá màmá mi, mo fi ṣàlàyé ohun gbogbo ọ̀rọ̀ yìí fún. Ó sì sọ wípé kò sí ìṣòro bàbá rẹ ni. So whatever he says, do it. Ohun tí bàbá rẹ bá sọ wípé. My dad called me and asked What is my reply? Bàbá mi wá pè mí lẹ́lẹ̀kejì wípé kí ni èsì tí o máa fún mi fún ọ̀rọ̀ tí mo bèrè lọ́wọ́ rẹ. I told him I will be his best man. Mo wá sọ wípé màá jẹ́ ẹni ọkùnrin tí ó máa dúró tì mí lẹ́gbẹ̀ẹ́ lọ́jọ́ náà. He agreed. Ó gbà pẹ̀lú mi. And the wedding went on. Wọ́n ti ṣe ìgbéyàwó yìí. My question is uh, that uh, later I began to have problem with my mother's family nígbà tí wọ́n yá mo bẹ̀rẹ̀ sí ní uh, ìṣòro pẹ̀lú àwọn ẹbí màmá mi. I mean, and any day they insult him, they call him all kinds of names, and is that us all together. What do you want to bring here? Because this writer says at a point, uh, he got used to it and until everything died down. Ó sọ wípé àwọn èkú tí wọ́n tẹ̀ máa ń bù yìí ó wá mọ́ lára débi wípé òun kò tilẹ̀ kọbi ara sí wọn mọ́. and he wants to know what he has done that was wrong. ó wá ń bèrè wípé kí nìkan tóun ṣe nínú ọ̀rọ̀ yìí. Uh, quickly uh, first of all your father has not uh, been too careful or so fair or not fair enough to you know impose such uh, responsibility on a growing boy like you. Ohun tí akọ́kọ́ fẹ́ sọ ni wípé ohun tí bàbá rẹ̀ ṣe yìí kò tọ̀nà láti rí tọ̀rọ̀ dandan fún ọ ipò gbọ́dọ̀ kópa nínú ìgbéyàwó tó fẹ́ ṣe. they will probably have uh, it should have normally approached an elder in the family before embarking on this type of thing. o kò bá ti bá ọ̀kan nínú àwọn àgbà ìdílé sọ̀rọ̀ kí o tó ṣe nǹkan tó ṣe yìí. because of the implication for which you are now, are now become a victim in your family circle. nítorí àbájáde rẹ̀ èyí tó wá jẹ́ pé ó wá di èèyàn búburú lójú àwọn ẹbí màmá rẹ̀. praise God. hallelujah. We went further here to tell the boy. Àwa tẹ̀síwájú láti sọ fún arákùnrin yìí on It is it is we are trying to draw out. We are trying to draw out here. À ń gbìyànjú láti mú jáde. The problem of broken hope. Àwọn ìṣòro tó wà nínú ìgbéyàwó tó túká. And the foundation. I want to assure you that you have you did not get used to it. Mo fẹ́ jẹ́ kí in future without you thinking about it. Àwọn nǹkan tí ẹ là kọjá yìí, ó tún lè jẹyọ ní ọjọ́ iwájú tí ẹ kò bá dojú kọ báyìí. Praise God. Hallelujah. Now, uh, this uh, question says, please sir, can a sister who is legally married to her husband is, uh, continue to wait for <clears throat> husband uh, whose whereabouts is not known arábìnrin yìí ń bèrè wípé ẹ jọ̀wọ́ sà ǹjẹ́ ẹni tó ti ṣe ìgbéyàwó lọ́nà tó tọ́ pẹ̀lú ọkọ rẹ̀ tó gbọ́dọ̀ tún máa dúró jẹ nígbà tí kò tilẹ̀ mọ ibi tí ọkọ yìí tó gbà lọ. She has waited for six years. Ó ti dúró fún ọdún mẹ́fà. No contact of the man. Kò ní ọ̀nà láti bá a sọ̀rọ̀. Please advise ẹ jọ̀wọ́ ẹ gbà wá níyànjú. or my sister or whoever is writing on his on her behalf. arábìnrin tàbí ẹni tó bá ń béèrè béèrè yìí. you have not given sufficient evidence of effort you made to locate your husband. Ẹ kò sọ fún wa ní pàtó gbogbo àwọn ọ̀nà àwọn ìgbìyànjú tí ẹ ti ṣe láti lè rí ọkọ yín padà. Are there no family relations? Ṣé kò ní àwọn ẹbí ni? Who witnessed your wedding? Tí wọ́n wà níbẹ̀ ní ọjọ́ ìgbéyàwó yín. No friends? Kò sí àwọn ọ̀rẹ́. Nothing? Kò sí kankan. If he is missing. Tó bá jẹ́ kó sọnù ni. Just know that you owe it a duty. Ẹ jẹ́ kí ó ṣe yín wípé iṣẹ́ yín ni. To report to the police. Otherwise you may be liable in the eye of the law. Bí kò bá rí bẹ́ẹ̀, wọ́n lè fojú For it here about. If you have other information. That is more than the free approach us so that we can give you further advice. Ṣé For now. You have not sufficiently explained how the man disappeared ẹ ò ṣàlàyé ní pàtó bí ọkùnrin yìí bó ṣe tó you should therefore for now stop thinking about having another man or divorce because that is the ultimate trend where you are going now. ohun tí a fẹ́ sọ fún yín ni pé ẹ má tilẹ̀ ròó ní ọkàn yín rárá wípé ẹ fẹ́ kọ ọkùnrin náà sílẹ̀ tàbí ẹ fẹ́ ní ọkọ rẹ̀. to find his location. Or if you have other superiors, then let us know. I pray that God will strengthen your understanding. Now this uh, to do with our, our youth. This internet or uh, online online marriage. Gbogbo àwọn ìgbéyàwó ní eh, lórí ẹ̀rọ alátagbà yìí. This sister has uh, written. Alákùnrin ti kọ. Uh, we do the first thing. Um, I, I met a man, He is a surgery doctor in London, He is a Christian like me. Mo pàdé arákùnrin kan ní orí ẹ̀rọ alátagbà tó jẹ́ oníṣègùn òyìnbó. I'm a member. Òṣìṣẹ́ nílùú I'm a member of NSN. I want uh, uh, now the doctor in London promised to come to Nigeria to marry me. Arákùnrin yìí sì wá pinnu wípé òun yóò wá sí Nàìjíríà láti wá ṣe ìgbéyàwó pẹ̀lú mi. And they all, always contact me on Facebook. Facebook. Now my Facebook account is disabled. I have not been able to contact the doctor in London since my Facebook account is disabled. Láti ìgbà tí mi ò wá ti ní àǹfààní láti lọ sí orí ẹ̀rọ alátagbà Facebook yìí mọ́, mi ò ní àǹfààní láti bá ọkùnrin yìí sọ̀rọ̀ mọ́. I always seen the doctor in London that promised to marry me, saying, My wife in Nigeria, my wife in Nigeria, where are you? in the photo and he attached photographs of who he is to her. Okay, I will be able to, that is just what I want to think. Now quickly we should begin to understand the role that the uh, online uh, or uh, friendship is actually damage is causing. A gbọ́dọ̀ ní òye rẹ̀ dáradára irú àwọn jàǹbá sí ẹ̀rọ alátagbà ìṣẹ́ lórí ẹ̀rọ alátagbà tí ó ń fà láàárín àwọn ọ̀dọ́. The church has proved that most of this type of friendship that resulted in marriage failed utterly. Ìwádìí ti jẹ́ wa wípé gbogbo irú àwọn irúfẹ́ ìfẹ́ lórí ẹ̀rọ alátagbà báyìí. That does not mean. Ó máa ń ní ìjákulẹ̀. That does not mean that you don't have one or two people making it to a point and uh, there is uh, a death and there is a death marriage. But majority. Ọ̀pọ̀lọpọ̀ wọn. Have been very very woeful. Òun ló jẹ́ wípé wọ́n máa ń tìjú rẹ̀ nìyí. We cannot stop modernity. A kò lè fi ọ̀la ni kò lè pa ọ̀làjú sí sẹ́gbẹ̀ẹ́ kan. But the Christendom must know the position it will take even if modernity is taking over. Ṣùgbọ́n Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ní ipò tí wọ́n ó dúró sí nígbà tí ọ̀làjú bá ti gbayé kan. My response to you, my lady. Èsì mi fún ọ ni wípé. If you truly have received each other as Christians. Tí ẹ bá ti gba ara ní gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì nítòótọ́. You must be willing to submit yourself in a way to MFM marriage committee. Ẹ gbọ́dọ̀ fi ara yín sílẹ̀ sí ìgbìmọ̀ ìgbéyàwó ní orí òkè náà àti sẹ́yà. For counseling, training. Fún ìgbàníyànjú ìwádìí. Possibly confirmation of marriage uh, blessing arrangement. Àti láti rí ìdánilójú nípa ìfẹ́ láti ṣe. Is Facebook the only medium you can communicate with yourself? Ṣé orí ẹ̀rọ alátagbà Facebook nìkan ni ti máa ń no phone mapping. Lẹ́tí máa ń bára yín sọ̀rọ̀ kò sí ẹ̀rọ àgbẹ̀dá. You may need to go beyond this online romance of courtship. Ẹ jọ̀wọ́ ẹ nílò láti lọ ju orí ẹ̀rọ alátagbà lọ. And make the marriage committee for further counseling guide. Ẹ jọ̀wọ́ ẹ lọ rí àwọn ìgbìmọ̀ ìgbéyàwó fún ìgbaniníyànjú oh, The Bible says that the man should leave his own house and his father's house go and sleep to his wife. But in this case, it appears Your homes, both of your homes are on the internet. And rí wípé will move from his internet home and you will move to the internet. Possibly, I don't know. But eh? please take care. And finally, Somebody said. What is the best way? uh, for to prevent for family planning in Christian context. Láti lè máa ṣe ètò ìpèsè sọmọ bíbí ní ọ̀nà Kìrìsìtẹ́nì. I will just simply as tell you that uh, adopt efficient use of menstrual cycle. Ẹ jọ̀wọ́ ẹ lo èso bí a ti máa ń sọ ìgbà tí nǹkan àlejò obìnrin tó máa ń wá. Particularly if you have history of regular and stable cycle, that is the best that will not have any uh, implications to our Christian belief. May God help you. Praise the Lord. Hallelujah. We have a question here. And ní very kan ní ìtìrí. I want to know whether it is necessary to go through the marriage committee in order to propose to a lady of my choice. Ẹni yìí béèrè béèrè wípé ǹjẹ́ òun fẹ́ mọ̀ bóyá ọkọ dandan láti kọ́kọ́ la ìgbìmọ̀ ìgbéyàwó kọjá tí òun tó lọ jẹun ìfẹ́ kọ arábìnrin kan. I a member of this ministry. Ẹni wípé òun jẹ́ ọmọ ìjọ wa níyìn. Likewise the lady. Bákan náà ni arábìnrin ọ̀hún jẹ́ ọmọ ìjọ wa. The church has established a procedure. Ìjọ ti ṣe àgbékalẹ̀ ìlànà kan. To ensure that we have a sound foundation. Láti rí i dájú pé a ní ìpìlẹ̀ èyí tó dúró tó lè kóró and a good testimony. Àti ẹ̀rí tó tún wá dára. When a brother receives um, a lady or has found a lady. within the ministry or even outside the ministry. Bóyá nínú ìjọ tàbí lóde ìjọ. Usually the church advises that the person should approach the marriage committee. Ohun tí ìjọ máa ń gbani you ìmọ̀ràn ni wípé kí ẹni yìí tó wá bá àwọn ìgbìmọ̀ ìgbéyàwó. And the uh, brother gives information about the lady arákùnrin yìí á sì fún àwọn ìtumọ̀ ìgbéyàwó ní ìròyìn nípa arábìnrin yìí. Upon which the marriage committee will invite the lady. Láti orí èyí gan ni àwọn ìtumọ̀ ìgbéyàwó wọ́n wá ránṣẹ́ sí arábìnrin náà. To find out the status of the lady. Láti rí bí ipò arábìnrin ọ̀hún ti rí. Whether she is married or she is available. Bóyá ó tilẹ̀ ti fẹ́ ó ti fẹ́ kọ ni tàbí yóò sì wà ní ẹni tí ò tí ì lọ́kọ. Àní she is available. Bàbá sì jẹ́ wípé ìwúndí á sì lórí is informed about this young man. Wọ́n ti tó létí nípa ẹni tí ó tẹnu ìkẹ́kọ̀ọ́ yìí. Without disclosing his identity. Láì sọ fún ní pàtó ẹni tí ọkùnrin ọ̀hún ṣe. And he is being asked to pray. Ó wá sì sí ní láti gba àdúrà and seek the faith of the Lord. Tí ó tún wá ojú Ọlọ́run. Sometimes we go the extra mile. Nígbà mìíràn gan, a máa tún gbé ìgbésẹ̀ síwájú sí. Or giving some prayer assistance. Ti fífún wọn ní àwọn ìrànlọ́wọ́ àdúrà some cases ní àwọn ọ̀rọ̀ mìíràn and I must say in the past mo sì ní láti sọ ní àwọn ọjà tó ti àwọn ọjà tó ti kọjá we have found ladies that have received the same brother. a ti rí àwọn arábìnrin tí wọ́n ti sọ pé ọkùnrin kan ju orí gbogbo wọn fẹ́ fẹ́ papọ̀. no no no the same lady receiving the same brother that had brought her name. arábìnrin ọ̀hún òun kan ó ti rí ọkùnrin tí ó mú orúkọ ìwà kò fẹ́fẹ́ gẹ́gẹ́ bí ọkọ tí òun náà fẹ́fẹ́. and some of such relationships are successful. irú àwọn ìbáṣepọ̀ bẹ́ẹ̀ wọ́n ti máa yọrí sí ire for the reality today. ṣùgbọ́n òbí sọ ibẹ̀ lóde òní is that couples come to us ó ní pé àwọn lọ́kọláya wọn máa tọ̀ wá wá after they are into a relationship. lẹ́yìn tí wọ́n bá ti wà nínú ìbáṣepọ̀ náà the church procedure to us today is a big conversion. àmọ́ àgbékalẹ̀ ìjọ fún wa lónìí ó fẹ́ dàbí lè ṣí ó lágbára díẹ̀ and some even need themselves as uh, church programs. Àwọn mìíràn wá tilẹ̀ bára wọn pàdé ní àwọn ètò nínú ìjọ and the same day they propose. Ní ọjọ́ kan náà tó bá yìí tí wọ́n ti jẹ́ ìfẹ́ kó ara wọn. This is not according to legal procedure. Eléyìí kò tù wá ní ìbámu pẹ̀lú àwọn ìlànà tí a ń tọ́jú. So the answer is the a brother that finds a, a sister. Nítorí náà ìdáhùn náà wá ní pé arákùnrin tó bá ti di arábìnrin should approach the marriage committee. Tí ó kọ́kọ́ wá bá àwa ìgbìmọ̀ ìgbéyàwó, thank you. Ẹ ṣeun. Another question here reads, ìbéèrè òmíràn ní ìyókà báyìí, please, please sir, the person I want to get married to already had a son with a woman who was a woman 14 to 15 years ago a ní ẹni tí mo fẹ́ fẹ́ ó ti ní ọmọkùnrin kan fún ọkùnrin obìnrin kan láti bí nǹkan bí ọdún mẹ́rìnlá sẹ́yìn but they did not get married àmọ́ wọn ò sì ṣe ìgbéyàwó when we went to MSN marriage committee ìdájọ́ wa lọ bá àwọn ìgbìmọ̀ ìgbéyàwó ti jẹ orí òkè iná they said they said we should have to go they will have to go and see the lady court for questions wọ́n ní pé àwọn máa kọ́kọ́ lọ rí arábìnrin náà láti fi ọ̀rọ̀ wa lẹ́nu wò no one knows the whereabouts of this lady kò sí ẹni tí ó mọ ibi tí arábìnrin yìí wà please can I continue with the marriage ẹ jọ̀wọ́ ǹjẹ́ mo lè tẹ̀síwájú nínú ìgbéyàwó yìí I call the father of this lady myself mo ti pè ọkọ arábìnrin yìí fúnra mi to question him with my little understanding láti lè béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ pẹ̀lú òye kékeré tí mo ní. And he said there is nothing between the daughter and the man. Ó wá wípé kò sí ohunkóhun tó wà láàárín ọmọ òun àti ọkùnrin tí ó bímọ fún. And my advice to this lady. Ìmọ̀ràn mi fún obìnrin yìí is to go back to the marriage committee. Ó ní tó tún padà lọ bá àwọn ìgbìmọ̀ ìgbéyàwó. The procedure laid down by the church is to help the spouse and also not to embarrass the church. Ìlànà tí a gbé sí ìjọba kalẹ̀ òun ni láti ran ìjọ lọ́wọ́ ìṣe láti wọ́n máa mú báyìí To help the individual. Láti ràn wá lọ́wọ́ lọ́kọ̀ọ̀kan and not to embarrass the church. Ìṣe láti ìtìjú báyìí The truth of the matter is that if a brother or a couple approaches the marriage committee, òtítọ́ ọ̀rọ̀ ni wípé tí arákùnrin tàbí àwọn ọlọ́pàá bá found that either of them had a previous relationship. Ṣé àwọn ṣàwárí pé bóyá ọ̀kan nínú àwọn méjèèjì ti ní àwọn ìbáṣepọ̀ kan tí wọ́n ti wọ̀ tẹ́lẹ̀ rí? Usually if we cannot substantiate, ní ọ̀pọ̀ ìgbà bí a kò bá lè fi ìdí rẹ̀ múlẹ̀, we would want to establish. A ó fẹ́ fi ìdí rẹ̀ múlẹ̀ that there was no marriage within that previous relationship. Wípé nínú àwọn ìbáṣepọ̀ tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ sẹ́yìn kò sí ìsí pé wọ́n ti ṣègbéyàwó nínú rẹ̀. If we are unable to establish this, Bí a kò bá wá lè fi ìdí eléyìí múlẹ̀, church marriages may not be conducted here. Orúkọ ìgbéyàwó bẹ́ẹ̀ ó ṣeéṣe kí a má ṣe òṣè nínú ìjọ níbi nìyí because the church will not want to get involved in bigamy. Nítorí pé ìjọ wọn ò ní fẹ́ kópa nínú àwọn ẹni ti ṣe ìgbéyàwó tẹ́lẹ̀. But once it established that there was no previous marriage, ìfowópamọ́ àti ìṣirẹ̀ múlẹ̀ ní pé kò ṣe pé ìgbéyàwó ti wáyé tẹ́lẹ̀ rí. The sister or brother nítòsí. tó bá ṣe pé wọn ò sì ṣe ìgbéyàwó tẹ́lẹ̀ rí àwọn arákùnrin tàbí arábìnrin bẹ́ẹ̀ wọ́n lè tẹ̀síwájú. Another question here. Ìbéèrè mìíràn nìyí. So I had a problem with my husband. Mo ní ìṣòro pẹ̀lú ọkọ mi. So I packed to my parents' house. Torí náà mo wá kó lọ sí ilé àwọn òbí mi with our children. Pẹ̀lú àwọn ọmọ wa. After some months, my lẹ́yìn oṣù díẹ̀, my parents said I cannot stay with them with the man children. Àwọn òbí mi wí fún mi pé n kò lè máa bá àwọn pé pẹ̀lú àwọn ọmọ ọkọ mi. And they don't want me to go back to the man. Bẹ́ẹ̀ ni òfẹ́ fi padà sọ ọkùnrin yìí lọ. At the same time, I don't have money to rent a house. Nígbà kan náà, òòtú wá lówó láti lọ fi ta ilé. What can I do? Kí wá ni ohun tí mo lè ṣe? My sister, arábìnrin mi, um, she is a member in this church. Yorùbá jẹ́ ọmọ ìjọ wa níyìn and um, from some of the counsel that have been given láti ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́mọ̀nà tí a ti fi fún tí a ti fi fún wa I don't know how recent the paragraphs of the man's house èmi ò wá mọ ìrètí tí ẹ fi kó jáde kò nílé ọkọ but the bible tells us in first corinthians seven ten ìwọ́n bíbélì yìí fún wa nínú ìwé kọ́rìntì kìíní oríṣiríṣi ẹsẹ̀ ìṣẹ́wàá that the woman should not leave the husband wípé tí ọkọ tó fẹ́ràn tí aya tó fẹ́ràn ọkọ rẹ̀ the woman should not leave. tí aya tó má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀ ọtí she does leave ṣùgbọ́n bí wọ́n ṣe gbó ní láti fi sílẹ̀ she should remain unmarried tí ó wà ní ipò àìlọ́kọ̀ òmíràn or be reconciled to her husband tàbí tí ó lọ bá ọkọ rẹ̀ làjà padà and the husband should not put away his wife. bákan náà ọkọ kò gbọdọ̀ lé ìyàwó rẹ̀ síta in this case you passed out because there was a problem. ní inú ọ̀rọ̀ yìí ẹ kó jáde nítorí pé ìṣòro ṣẹlẹ̀. The man did not ask you to pack out. Ọkùnrin yìí kọ́ ló ní kí ẹ kó jáde. And now from your question or from what your right up. Láti ilé ìbéèrè yín wà yìí. You do not have money to rent a house. Ẹ wá nílé tẹ̀símá ẹ lówó tẹ̀símá lọ gbalé. That means you are not in a position to look after yourself and the children. Èyí wá ní wípé kò sí ní ipò láti ṣe àbójútó ara yín àti àwọn ọmọ. the advice is that you should seek a way to reconcile with your husband. Ìmọ̀ràn wa ni pé kí ẹ wá ọ̀nà jẹ́ kí n ọkọ yín Your parents are both living together. Àwọn òbí ní àwọn méjèèjì jọ ń gbé papọ̀ even at their own age. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe àgbà. So you should seek to be with your husband. Nítorí náà kí ẹ̀yin náà kí ẹ wá ọ̀nà láti lọ bá ọkọ yín padà. In your own interest. In your own interest. Nínú ìfẹ́ titi yín. and the interest of your children. Àti ní ìfẹ́ ti àwọn ọmọ náà and above all. Àti lẹ́kọ̀ọ́ gbogbo in obedience to the word of God. Ní gbígbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. So the advice is that you try and seek a way convince your parents why you should go back to your husband. Nítorí náà ìmọ̀ràn wa ni pé kí ẹ gbìyànjú láti lọ bí láti lọ bá àwọn òbí yín kí ẹ ti bá wọn sọ̀rọ̀ ọ̀nà kí ẹ má gbà kí ẹ ti máa padà lọ bá ọkọ yín. And also seek ways to be reconciled with your husband. Ṣé ẹ ti wọ́wọ́ ọ̀nà tí ẹ máa ti lọ bá ọkọ yín lájà padà? I'm just to keep in here that women should not be quick to move out of their matrimonial home. A ti fẹ́ sọ ilé yìí sí wípé àwọn obìnrin ẹ má ti máa yára kọ́kọ́ láti máa kó kúrò ní ilé ọkọ yín. especially when the man has not asked you to move out. pàápàá jùlọ nígbà tí ọkọ òun ò bá tún bá mú yín pé kí ẹ kó jáde. and when the situation you are facing is not life threatening. tó bá ṣe pé ipò tí ẹ ṣe wá ń dojú kọ gan kì í ṣe lẹ́yìn tó máa mú ìdúkokò bá ìgbé ayé ènìyàn. because experience has shown that most men will not go and beg nítorí ìrírí ó ti fi hàn wípé àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ wọn wọn kì í fẹ́ láti lọ máa bẹ̀bẹ̀. wọ́n To move out. This kété tí ẹ bá ti kó jáde, some men would not go after you. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wo ni máa lé ní láti bẹ̀rẹ̀ padà. So better you stay and persevere. Wọ́n tó dára ní pé kí ẹ dúró síbẹ̀ kí ẹ sì máa ní ìfaradà and show understanding. Kí ẹ sì máa fi òye hàn. Praise God. Ẹ ṣe hallelujah. Another question here says, ìbéèrè òmíràn mi ò wí pé. My husband's mother and my family have misunderstanding. Ó ní ìyá ọkọ mi àti àwọn ìdílé mi èdè àìyedè ń ṣẹlẹ̀ láàrin wọn. And it is affecting me and my child. Ó sì wá ń ṣe lòdì sí èmi àti àwọn ọmọ mi. My husband said expect my parents death. Ọkọ mi wá wípé àfi tí àwọn òbí mi bá bẹ̀rẹ̀. What can I do? Kí wá ni oṣù mo máa ṣe? We don't have enough information here. A ò ní ìròyìn tó tó níyìn of the issues that led to the misunderstanding. Ti àwọn ọ̀rọ̀ èyí tó jẹ́ kí àìjáyédè tó wáyé, but we find it a bit strange. Ṣùgbọ́n wá jẹ́ ohun tí ó That is the parents that are having issues. Wípé àwọn òbí gan-an lọ́wọ́ ní wàhálà. we would expect that if they, their children that should be having issues. Ohun tí a retí ni pé ó kó jẹ́ pé àwọn ọmọ gan ló máa máa ní ìṣòro that in affect their own relationship. Wọ́n ṣe pé ní ọ̀nà mìíràn máa wá lọ kó bá ìbáṣepọ̀ àárín àwọn òbí. However, since we don't have that information, àmọ́ níwọ̀n gbà we we advise that this couple. Àwọn ń nímọ̀ pé kí àwọn lọ́kọ they strengthen their relationship. Tí wọ́n jẹ́ kí ìbáṣepọ̀ kó ní okun sí They show that they have a healthy relationship between themselves. Tí wọ́n fi hàn wípé àwọn ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin ara wọn. In that way they were able to come together. Yóò lọ yìí wọ́n á lè wá papọ̀ and intervene between their parents. Wọ́n sì wá dá sí ìjà tó wà láàrin àwọn òbí wọn. And the parents of the sister, àwọn òbí arábìnrin yìí um, can go the extra mile. Wọ́n wá lè gbé ìgbésẹ̀ tó dára sí in order to ensure that the their daughter enjoys her marriage. Láti rí i dájú pé ọmọ wọn obìnrin ó gbádùn ìgbéyàwó rẹ̀. They may decide not to go the way of the world. Wọ́n lè pinnu láti máa láti má lọ sáì. Wọ́n lè pinnu láti má lọ ní ìgbé ayé ti ayé. You know, everybody trying to assert himself, their rights and so on. Ẹ̀wọ̀n olúkúlùkù wọ́n máa fẹ́ sọ wípé ẹ̀kọ́ àwọn rèé, ìlànà ti àwọn rèé. But they can go by the counsel of the Almighty. Àmọ́ wọ́n wá lè tẹ̀lé ìgbanilú ìmọ̀ràn ti Ọlọ́run. Christ himself says if somebody starts to want it. Ní ti fúnra rẹ̀ wípé bí bá gbá nílé tí ọ̀tún, you can use the next one. Ẹ lè yí sí òṣìṣẹ́ And if somebody asks you to go a mile, then the bàbá ti sọ pé ṣe lọ ní ibùsọ̀ kan, you can go to. Ẹ lè lọ ní ibùsọ̀ méjì. So they can humble themselves. Torí náà wọ́n lè rí ara wọn sílẹ̀ and give peace a chance. Tí wọ́n sì jẹ́ kí àlàáfíà tó jọba. Pursue peace. Tí wọ́n sì lépa àlàáfíà like it said in Hebrew twelve fourteen. Gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé bẹ́ẹ̀rẹ̀ oríṣiríṣi láì ṣe ìkẹrìnlá. To pursue peace with all men. Ṣé kí a máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn and holiness? Àti ìwà mímọ́ without will no man can see God. Láìsí èyí, kò sí ẹni tó lè rí Ọlọ́run. So we encourage that this couple try and resolve issues between their parents. Nítorí náà, à ń gba àwọn lọ́kọláya wọ̀nyí ní ìmọ̀ràn wípé kí wọ́n gbìyànjú láti parí ìjà tó wà láàárín àwọn òbí wọn. And they can no way allow this issue to affect their own relationship. Tí wọ́n má sì wá jẹ́ tí wọ́n má jẹ́ sí àwọn ohun tó ṣẹlẹ̀ láàárín àwọn òbí wọn tó kópa tí ó lòdì nínú ìgbéyàwó tiwọn. Praise the Lord. Ẹ ti hallelujah. Praise the name of the Lord. Hallelujah. The first question I have here is this. Good morning, sir. Please, I have married for the past eight years. Wọ́n nípa àwọn ti ṣe ìgbéyàwó They were still trusting God for the fruit of the womb. Wọ́n wojú Olúwa fún ọmọ. But the real issue is that despite this, my wife is not helping the matter at all. Sometimes when I ask her for sex. Nígbà She will come with many excuses. Ó máa ń ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àwáwí. Saying that she doing a program fasting and prayer. A máa wí fún mi pé òun gbàwẹ̀ òun gbàdúrà lọ́wọ́. And that she's supposed to know that he married to a pastor. Ó jẹ̀jẹ̀ kó mọ̀ wípé olùdáàbòsàn lòun ní ọkọ̀. That he supposed to know that he is married to a pastor. Wípé òun ọkùnrin láti òun fẹ́ olùdáàbòsàn níyàwó. And does not want the man to hinder her spiritual growth and he said sometimes it comes to about two months. ìgbà mìíràn ó máa ń of fasting and prayer program. ló máa fi ń gbàwẹ̀ ló máa the man said. arákùnrin wa we are not getting younger. a ṣe é what shall he do? the first thing we ask here is that that woman is the wife. and she should she will remain the wife as long as both of you are alive. yóò sì máa jẹ́ aya rẹ títí jẹ́ ó nígbà tẹ́yìn méjì sì wà láàyè. Our two is that ìkejì ni in this situation she is absolutely at fault. You know, tó wà nílẹ̀ yìí, obìnrin yìí ló ní lọ́wọ́. And let me remind both of you and others from First Corinthians chapter seven. First First Corinthians seven I will read from verses one to five very fast. Ìwé Kọ́ríńtì orí kìíní ìwé Kọ́ríńtì kìíní orí keje. Now concerning the things of which you wrote to me, it is good for a man not to touch a woman. What? Nevertheless, because of sexual immorality, let each man have his own wife, and let each wife have her own husband. Let the husband render to his wife the affection due to her, and likewise also the, the wife to her husband. Verse 4 says, The wife does not have authority over her own body, but the husband does. And likewise, the husband does not have authority over his own body, but his wife does. Verse 5. Do not occupied one another except with consent for a time, that you may give yourselves to fasting and prayer. And come together again so that Satan does not tempt you because of your lack of self of control. Now, this is at cause because in this ministry, pastors and ministers and members They have been taught that their family takes a priority over marriage, I mean over uh, ministry. Àti kọ́ wọn wípé ìdílé wọn òun ló borí iṣẹ́ ìránṣẹ́ wọn. And so this our sister who said is a pastor should know that a family is more important at some time than the ministry is blaming or claiming to be involved in. Arábìnrin tó wá jẹ́ olùkọ́ àgùntàn, ó jẹ́ kó ti mọ̀ wípé ìgbéyàwó ilé rẹ̀ òun ló jẹ́ àkọ́kọ́ ju iṣẹ́ ìrànṣẹ́ tó gbà lọ. So your family or your marriage don first before the ministry. Ìdílé rẹ̀ àti ilé rẹ̀ ó ṣáájú iṣẹ́ ìrànṣẹ́ rẹ̀. And so we ask her, advise her to fall in line according to what we have read in First Corinthians here. Àwa wípé kó tẹ̀lé ohun tó wà nínú ìwé Kọ́rìntì kìíní orí kejì. However, We felt that it is very strange for a woman who has married for eight years who is not concerned about having issues. Ó wá yanilẹ́nu pé arábìnrin tó ti ṣègbéyàwó fún ọdún mẹ́jọ kò wá kọlu inú nípa tó ń fẹ́ bímọ. Because you know in this part of the world is, is the pressure of having children always put on the woman. Torí pé nínú inú àyíká wa yìí téèyàn téèyàn wá ọmọ ọrùn obìnrin ló máa ń pọ̀ sí. and so we felt if she is not having that concern about having issue. kò bá jẹ́ kó arábìnrin kò kọ́nínú nípa bíbí ọmọ. something is wrong. ohun kan ti sọ̀wọ́ dì. and so we advised her to go for deeper deliverance. àwa àgbà níyànjú pé kó lọ sí ìtúsílẹ̀ tó ń sí. so that she will put the right thing right so by the Muaye responsibility. However, we want to ask the husband to pray earnestly for his wife. Àtúwáfẹ́ rọ arákùnrin tó gbàdúrà takuntakun fún ìyàwó rẹ̀. And it's also very strange for you to marry a woman for eight years. Ó wá sí tó wá àjèjì tí ìwọ náà ṣe ìgbéyàwó fún ọdún mẹ́jọ. And you have not been able to draw out together yourself. O sì kì í lè fà á sí ọ̀dọ̀ ara rẹ. By this time, you suppose to be stronger spiritually, physically, sexually and emotionally. Nínú àwọn yóò jẹ́ kó ti dàgbà nípa ẹ̀mí nípa ti àti ilé nípa ara. So the husband has a job to do. Nítorí náà, ọkọ pàápàá ọ iṣẹ́ láti ṣe. We have to go back. Àwọn padà. And examine the kind of relationship that you have with your wife. Tí ẹ sì fi bí ẹ sì fi bí ẹ̀mílẹ̀ rí ìbáṣepọ̀ ṣe ní pẹ̀lú ìyàwó rẹ̀. Because the longer you marry, the longer you suppose to be having deeper relationships to be able to draw your wife to yourself. Torí pé bẹ́ẹ̀ bá ṣe ṣègbéyàwó fọ́dún yẹn ṣe ń gorí ọdún bẹ́ẹ̀ ló yẹ kẹ́ máa wọ ìyàwó tàbí ọkọ. And this is time to know. Arábìnrin láti mọ̀. That its ministry does not accept that kind of behavior or attitude. Ilé iṣẹ́ ìránṣẹ́ ìkó fàyè gba irú ìwà tó wù yìí. Number two question. Ìbéèrè kejì. Says my husband called me a bad luck ọkọ ọ̀nùkọ ọkọ àwọn máa ń pè àwọn ní olórí burúkú. within five years of our marriage she has got a certificate and become a full uh, of graduate. ó ní ọdún máa ń ta ti ṣe ìgbéyàwó ó ti gbà ó ti kẹ́kọ̀ọ́ gboyè. he also is working to establish his own job i mean his own um, uh, his business. ó ń ṣiṣẹ́ takun láti lè dá ara rẹ̀ lókòwò. yes he is abusing me. Síbẹ̀, ó sì máa ń bú wọn. And trustingly. A sì máa fi wọ́n ré. Praise the name of the Lord. Ẹ̀sìn hallelujah. We look at it and feel that maybe the husband has a foundational problem. À ń wò bóyá ọkùnrin ó ní ìṣòro láti ní ìpìlẹ̀ rẹ̀ wá. Because since he married this woman, things have been doing, I mean, have been going on well. Nígbà tó ti ṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin, àwọn nǹkan ń lọ déédéé. And so we need to remind the man. very beautiful, very lovely. So what has gone wrong now that you are abusing her and saying that it's a bad Kí ló wá ṣẹlẹ̀ tó wá ti pé ẹbẹ̀ sí ní tí wọ́n rí ẹni pé wọ́n ní orí Let me tell you a very brief story. Ẹ jẹ́ About a similar issue of this. There was a man that used to abuse his wife and say his wife is good for nothing ọkùnrin kan wà tó máa ń fún ìyàwó tó pé ìyàwó òun ò wúlò rárá he keep on asking or um, calling his wife a foolish woman. ó gbogbo ìgbà ló máa ń pe ìyàwó rẹ̀ yóò pè. so one day the wife sat him down. ìyàwó rẹ̀ wá pè jókòó. and start to praise him for what he has achieved in life. Ó wá bẹ̀rẹ̀ sí ní yìí ní ohun gbogbo tó ti gbèsè nínú ayé. He said to him, you are a very loving person. Ó ní pé ìwọ lọkọ tó dára jù. The Lord has helped us or helped you to achieve what you wanted in life. Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè mọ ohun tí ẹ fẹ́ jẹ́ láyé tẹ̀lé wá. You have got a good education. Ẹbí kàwé. You have got wealth. Ẹ ti ní ọrọ̀. You have got bed. Ẹ ti ní òkìkí. Everybody respects you. Gbogbo èèyàn ló bọ̀wọ̀ fún yín. In your family nínú ìdílé yín. and outside. àti níta pàápàá. and you are currently doing well. ẹ sì ń ṣe dáradára. and you know when a wife begin to praise the husband. ẹ ti mọ̀ nígbà tí obìnrin rẹ̀ ti ní kí ọkọ rẹ̀. the man will say yes. ọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní kí rẹ̀. o ṣe. well done. o ṣe. but after the wife has said all those things. nígbà tí ìyàwó wá ní sọ ogun eléyìí he now said to the man. Ó wá wí fún ọkọ rẹ̀ pé. One thing is worrying her. Ohun kan ló ń kọ̀ òun lóminú. I mean all of his achievements. Nínú gbogbo ohun tó ti fẹ́ ṣe. All of his education. Gbogbo ìwé tó ti kà. All of what he has gathered. Gbogbo nǹkan tó ti kó jọ. He made a mistake. Ó wá ṣe àṣìṣe kan. To marry a foolish woman. Láti lè fẹ́ obìnrin òfin. If that is advice I'm giving to you, to your husband. Praise the name of the Lord. Hallelujah. I believe that man was able to take care of himself after that statement. Àgbàlagbà á mọ She talked to him in a very cool, loving manner. So a man that has wisdom was able to look at himself and see that he was supposed not to call calling his wife foolish So our brothers that used to call their wives different names start to call her a good name. I'm using it. And arákùnrin It's also not for a woman to be cursing her husband. Because she's not marry a foolish man. Praise the name of the Lord. hallelujah. The top question says, I want to build my career mo fẹ́ mo iṣẹ́ tí mo ṣe mo fẹ́. in education I want to further my my study in education. mo fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. but my husband still come it cannot carry us through the month. Ṣùgbọ́n owó ọ̀yà tí ọkọ mi gbà kò lè tó wá fún oṣù kan. Talk less of having enough money to go to school. Ká pé kó rán mi lọ sílé ìwé. First, I feel I am unfulfilled. Mo wúra mi sí pé mi ì tí wá mi ìwé sẹ́. What can I do? Kí kí n ṣe? Praise the name of the Lord. Okay, hallelujah. I think it's a prayer we have heard. It's a prayer for God's intervention in your finances. Ẹ gbàdúrà fún Ọlọ́run kó dá sí ìṣúná yín. Pray for God to give you open door of, of, of breakthrough. But you must also be patient for a while. You and your husband to work out a plan of planning and budgeting and saving for a time. Until there is enough saving for you to further your your school. But we want to caution you. Wàá fẹ́ dá yín lẹ́kọ̀ọ́. That you not sacrifice education of the marriage. Ìgbé tẹ máa fi ẹ̀kọ́ yín pẹ̀lú kókó ìgbéyàwó. If you do, a time would come when you get education and no marriage. Ìgbà mìíràn nígbà tẹ bá ṣe eléyìí àkókò kan wà nígbà tẹ bá ti ní tẹ bá ti kẹ́kọ̀ọ́ gboyè tí ò wá sí ìgbéyàwó. Both education and the marriage to work hand in hand. Ìgbéyàwó àti ẹ̀kọ́ yín ó gbọ́dọ̀ jíjẹ́ papọ̀ ni. And so we ask you to pray the prayer of your best second corinthians uh, four i mean second Corinthians four nine and ten. àwa arúgbó jẹ́ ìgbàdúrà rẹ̀ bíi jábẹ́sì. you know the prayer. God is happy. ọlọ́run ẹ̀rọ yọ. raise him up. Ọlọ́run ṣe. And God answered his prayer. Ọlọ́run sì dáhùn àdúrà And you the husband. Ìwọ ọkọ. Help your wife. Náà ìyàwó rẹ lọ́wọ́. Pray together with her. And plan to make sure that in the future. you will be able to save enough money to send her to school. and so it shall be well with you. yóò amen. say here please help me to enlighten me on this. ẹ jọ̀wọ́ ẹ ràn a brother came to propose and even told me about I even told him about myself. Ṣé mo lè bí ìtẹ̀síwájú? Although it does not demand sex before marriage. Ṣùgbọ́n kò béèrè ìbálòpọ̀ lọ́wọ́ mi o. Well, sister. Arábìnrin. There are two problems there. Ìṣòro méjì ló wà bí. The man demands for money. Arákùnrin tó ń béèrè owó lọ́wọ́ rẹ̀. I don't know whatever he asking me for every time. Èmi ò mọ ń béèrè owó lọ́wọ́ rẹ nígbà gbogbo. But the man is looking for marriage that will give him a financial of security. Arákùnrin yóò wá ìpè ìyàwó tó máa fún ní ààbò nínú ètò ìṣúná rẹ̀. And so you must be very very careful to sort a man. O ní láti kíyèsí ara gidigidi nípa ọkùnrin. He is not really interested in marriage. Òun ṣe kó fẹ́ ṣèpèyàwó. He may have known that you have some money ó ti rí pé owó wà lọ́wọ́ rẹ̀. and she want to take advantage of that to take the money and go away. ó wá fẹ́ lo àǹfààní láti gba owó rẹ̀ kó sì máa tẹ̀lé lọ. don't marry anybody on self-pity. ṣègbéyàwó pẹ̀lú kó máa káàánú ẹnikẹ́ni nítorí ìgbéyàwó. you should only marry when it is the will of God. Nígbà tí Ọlọ́run bá fọwọ́ òun ni kó o tó ṣègbéyàwó. Another problem is the age gap. Ìṣòro tó tún wà bẹ́ẹ̀ ni àlàfo tó wà nínú ọjọ́ orí. You are nine years older than the man now we do not have to say you should not marry the man. àgọ́ pé kó má fẹ́ if God has told you to marry the man. tọ́lọ̀ bá ti sọ but we need to give you a word of caution. a nílò láti fún ọ ní that you should marry this group. o gbọ́dọ̀ fẹ́ ẹni tí ọjọ́ orí. in a word if a woman is older than a man between two to five years she will still get. Tí obìnrin bá ju ọkùnrin lọ fún ọdún méjì sọdún márùn-ún. But when when the years are very long as you see there. Nígbà tí ọjọ́ orí yẹn bá ti wá gùn díẹ̀ sí i. He may have psychological effect. Ó lè ní ó lè ní ràbọ̀ràbọ̀. I have personally seen a woman who was older ten years than the man she got married ti rí obìnrin kan tó yẹ pé ọdún mẹ́wàá lòún gbà lọ́wọ́ ọkọ rẹ̀ wọ́n jẹ̀ ti gbé ara. I believe that the man was able to tolerate because sometimes the woman would talk to him as talking to houseboy. He was after talking now, he would remember after mo ti ọkùnrin yìí ó ń farada gbogbo nǹkan torí nígbà míì obìnrin yìí á máa bá bọ̀ rí fún bá ọmọ ọ̀dọ́ wọn sọ̀rọ̀. no it was a white man say ah i'm sorry jim i'm sorry i'm sorry i know i'm talking to you i'm sorry i'm sorry. nígbà tó bá níwájú ọtọ tọkọ rẹ wá wà á níwà ah, má bínú mi títí gbàgbé pé ọmọ òun ló bá sọ̀rọ̀. but the primary thing is this. gbogbo ohun àkọ́kọ́ bẹ̀ ni pé. you must marry according to God's will. o nílò láti ṣe ìgbéyàwó gẹ́gẹ́ bí ọlọ́run ti là lọ́rẹ̀. and you should also be willing to take whatever comes as a result of the age gap. O láti gba ohunkóhun tó bá wá ní àtàrí ọjọ́ orí. If you are prepared to carry that cross. Tó bá ti wá ṣetán láti gbé àgbélébù. Without any form of complaint. Láì sí pé òun kù. Without any form of regret. Láì sí pé òun ṣàwáwí. The God help you. Ọlọ́run á ràn ọ́ lọ́wọ́. for us. Wọ́n fún àwa o. As a church. Àtijọ́. One to caution. Àfẹ́ kìlọ̀. That the age gap needs to be looked into. Wípé ọjọ́ àlàfo tó wà láàrin ọjọ́ orí yẹn. Above all ju gbogbo lọ. The man is demanding money from you now. Ọkùnrin yìí tó ń bèrè owó lọ́wọ́ rẹ̀ báyìí. What happened after your marriage? Nígbà tẹ́ bá ṣe ìgbéyàwó kí ni ó wà tẹ́lẹ̀? And the Lord help us in Jesus' name. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ní ojú. Shout powerful hallelujah. Hallelujah. because our rhythm is standard against it. Ẹ̀mí Olúwa yóò bí ọ̀pákun lòdì sí wọn. These three prayers will work wonders in your home, in your life, in your destiny, in the name of Jesus. Àwọn àdúrà mẹ́ta wọ̀nyí wọ́n yóò ṣe ohun nínú ilé yín, nínú ayé yín, àti àyànmọ́ nínú orúkọ Jésù. Say this with a shout. Ẹ ti gbé ta ilé ìyàtọ̀kọ̀ rẹ̀. Every that command. Fọ́kú àṣẹ òkùnkùn. Against my destiny. Tó takò àyànmọ́ mi. Say it again loud and clear. Ẹ̀wí iná òṣèlú sókè. Say it with a shout. Ẹ ṣe gbàdúrà náà. I didn't hear your voice at all. Omi ò lọ sókè tó. Speak like a champion now. Ẹ sọ̀rọ̀ bí akọni báyìí. Yeah! church name we pray. Orúkọ Jésù àgbàdúrà. Everybody sit down. Ní gbogbo ènìyàn kó wà lórí ìjókòó báyìí. If you know that you are having some challenges in your home. Ṣẹ̀rọ àbẹ̀tẹ̀ ní ìpèníjà pẹ̀lú ìgbéyàwó yín. Now rise. Báyìí ẹ dìde. And all of us will pray this second prayer. Nígbà tí gbogbo ọ̀sùn tàdúrà kejì yìí. And if you have anybody that is troubling my home. Tó ń yọ ilé mi lẹ́nu. Your turn is up. Àkókò rẹ̀ ti kú. Iná ní mo fi ṣe orúkọ Jésù. Sábẹ̀. That is troubling my home. mighty name we pray. Say it is done. Say it confidently. This is the third one now. Ìkẹta ni eléyìí. If you are still stand up. And make this loud pronouncement. Ṣé ti ṣe gbólóhùn is the way heaven will respond. Bẹ́ẹ̀ni ọ̀nà one loud and clear. My home will not gather. As we say So it shall be. Bẹ́ẹ̀ yóò If you say it aggressively and with all seriousness. Ẹ̀kọ́ the Lord will put a staff upon it. But if you say it casually. Or you just say it just from your mouth but not coming from your heart. You lose out. Ẹ pàdánù. As you say. Ṣé So it shall be. My hope will not scatter. Ìdílé mi kì yóò túká. Paid with a sharp. Kíkẹ́ rẹ̀. Ìdílé bàtà Jésù. Let's go to the eye. Káàdì ojú wa. Don't forget on Wednesday the manna water program continues. Má jẹ́ àgbàgbé ní ọjọ́ Wednesday, ti omi manna tẹ̀lé síwájú. You come with your bottled water. Ẹ ṣe ìgòmí dání wá. And you break your fast with it. Àwọn ẹ̀jẹ̀ ti gbàgbé ọjọ́ náà, omi náà ni ó ti jẹ́ kànmí náà. Stretch forth your two hands now as I make this prophetic pronouncement that will follow you throughout this week. Ìwọ́n ti máa sọ àwọn gbólóhùn wòlíwọ̀nyí tí yóò tẹ̀lé dákẹ́ dáadáa ṣẹ̀yí ẹ̀nà wọn síwájú. The Bible says, speak the word. Lẹ́yìn tí or not? And when you speak the word. Nígbà tí bá sọ̀rọ̀ náà jáde. I the Lord will confirm it. Ìgbà not ni Olúwa yóò fi ìdí rẹ̀ múlẹ̀ fún ọ. What I say unto you now. Ohun tí mo bá wí sí báyìí. What I will pronounce upon your destiny now. Ohun tí wọ́n kéde rẹ̀ By the power that establishes ministry. You shall see That amen is not an ordinary amen. Àmì kò ṣe ìṣiṣẹ́ lásán. Father in the name of Jesus. Bàbá ní orúkọ Jésù. I am very sure that you can do better than that. Ó dájú lójú kí àmì lè rinlẹ̀ jù báyìí lọ. Father in the name of Jesus. Bàbá ní orúkọ Jésù. The Bible says. In the beginning. God created the heaven and the earth. And the earth was without form and void. And darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon that water. And then God that represents darkness. Ohunkóhun tó bá dúró fún òkùnkùn. In your life. Nínú ayé yín. I destroy them now in the name of Jesus. Ọ̀gá àbúrò By the power of the Holy Ghost. When the devil came to visit Adam and Eve in the garden. Nígbà tí èso abẹ Ádámù wọn pàbò nínú ọgbà. He succeeded. Ó ti àṣeyọrí. In making them to be naked. Ó sọ wọ́n jẹ tó bà ní o. I speak by the power of the Holy Ghost. Nípa agbára ẹ̀gbọ́n mo ṣe sọ̀rọ̀. That throughout this week. Lẹ́nu gbogbo ọ̀sẹ̀ yìí. The assignment of Satan. Iṣẹ́ Sátánì. To make you naked tú àti ìhòòhò. It's cancelled forever. Àpàdílé títí In the name of Jesus. Orúkọ Delilah came into the life of something. Delilah And he, he destroyed his destiny. Anyone that will come into your life this week to paralyze your destiny. I command that fellow. to receive consuming fire. in the name of Jesus. sent soldiers. Wọ́n mú àwọn jagunjagun. To arrest Elijah. Láti mú Elijah so as Elijah shouted. Èlíjà wá kígbe rẹ̀. If I be a man of God. Kí èmi bá ń ṣe ìyẹn Let fire fall. Kí iná tí ó bọ́lẹ̀. And immediately. Lójú kan náà. Fire came down. Iná sọ̀kalẹ̀. I declare right now. Mo pa àṣẹ rẹ̀ báyìí. That any spiritual soldier. Ṣé àwọn jagunjagun nípa jẹ̀rí yòówù? That has been given their assignment. Wọ́n ti ṣe ìṣẹ́ni lọ́wọ́. To arrest you this week. Láti mú ọ̀sọ̀ lọ́sẹ̀ yìí. I command fire upon them now. Mo pàṣẹ sórí wọn báyìí. In the name of Jesus. This particular prayer. The Lord said is for thirty-eight And they will see the result between between today and Wednesday. Láàárín òní sí ọjọ́ Wednesday kan yóò máa rí àbájáde rẹ̀. The door of testimony. Ilẹ̀kùn ẹ̀rí. That has been shut against you. Wọ́n ti kì mọ́. I command that door now. Mo pàṣẹ fún ilẹ̀kùn náà lọ́wọ́. Open by fire. Ìjọba náà sí. In the name of Jesus. Ní orúkọ Jésù. Thank you, Jesus. Jésù ẹ ṣeun. For everyone is hearing the sound of my voice. Gbogbo ènìyàn tó gbọ́ ìròhùn mi. And as you stretch forth your two hands. And as you are saying this amen. This particular week. Jehovah God. Jehova Ọlọ́run will defend your destiny. Yóò dáàbò bo àyẹ̀mọ́ yìí. In the name of Jesus. What is difficult for others? Ohun tó nira fún àwọn ẹlòmíràn. This week. Ní ọ̀sẹ̀ yìí. It shall be easy for you. Pẹ̀lú ìrọ̀rùn. In the name of Jesus. Anytime you step out of your house. Throughout this week. Three things will follow you. Number one, favor. Number two, favor. Number three, favor. In the name. You are blessed. You are highly appointed. Ẹ̀sìn You shall laugh over all your enemies. In the name of Jesus. We pray upon all these prayer requests. Gbogbo That Father you will answer them by fire. Thank you, Heavenly Father. In Jesus' mighty name we pray. Let us gather great in fellowship. Rest